الحمد لله رب العالمين والصلاة والسلام على عشرة الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدكفوا الله سبحانه وتعالى أتروا عليكم إكاتي كفوا النبوة محمد صلى الله, صلى الله عليه وآله وسلم ibi tí a ti dú ní ọ̀sẹ̀ tó kọjá níbi at-tafsir oní ni suratu at-takathur suratu at-takathur a lè jí ṣàlàyé alhakumu takathur alhakumu takathur hatta zurtumul makabir a lè nípa àwọn abúrú wà níbi ma lé ayé débi wípé èyàn ó fi alkiyama èyàn ó fi kalẹ̀ so hatta zurtumul makabir títí ìtumọ̀ ní pé ayé ayé òun náà ni ẹ̀nlé òun náà lẹ́ ń kójọ títí tí ẹ̀fì padà dínú sàárè Imam Sa'di rahimahullah wani fankashafa lakum hina idhin algita'u so nígbàtí ẹ padà wá dínú sàárè <clears throat> ìgbà yẹn wá ní algitọ́ú ni ó wá sí a ìgbà yẹn ni algitọ́ ìgbà yẹn ni gàgá òun ló sí ìdí ni wípé tí ẹ bá wà láyé yìí nígbàtí ẹ bá kò láyé gbogbo táìmì tí ẹ bá lò láyé honestly bí i pé èyàn kàn ṣe kí ni o bí i pé èyàn lálàá bí i pé wọ́n sí gàgàkò lójú ẹni ó ṣe rí wọn lọ́lọ́fin sọ ní Qur'an laqad kunta fi ghaflatin min hadha fakashafna anka gita'ak wa basaruka al-yawma hadid waqad kunta fi ghaflatin min hadha ọ̀rọ̀ alkiyama ta ń sọ yí ta ti ń sára ìlú jojúmọ́ pé yọmọlkiyama yọmọlkiyama ó ti fọ́nfọ́ra kún bíbẹ̀ fàkàṣáfnà àyíká jùtọ́ àkì bí a bá kúlé ní yóò sì gbọ́ gbogbo òdodo yìí òdodo pọ́nbélé látòkèdélẹ̀ yóò dẹ̀ yé òdodo tó yẹ kó kọ́ láyé tó yẹ kó ṣe wàhálà kó mọ̀ nípa pé òdodo kó tẹ̀lé tó bá ti lé ń kú báyìí tó ti ń kò láyé báyìí yóò sì ojú yóò wà mú yóò wà mọ́ gbogbo nǹkan clearly nígbà tó wà láyé ìfẹ́ inú ti bò mọ́lẹ̀ nígbà tó wà láyé àìmọ̀kan ti bò mọ́lẹ̀ nígbà tó wà láyé ṣeìtọ́ọ̀nù ó ti bò mọ́lẹ̀ tó bá ti wá kù láyé tán ìgbà ní ó tó wá rí òdodo wọn lè ẹlàfimá ń ṣe dọ̀wà fi kọ́lọ mọ́ síwá lẹ́yìn tí ó <clears throat> so imam sa'adi rahimahullahu ta'ala wani walakin ba'dama ta'adhdharu alaykum isti'nafuhu nígbà tẹ́ ṣẹ̀ṣẹ̀ wá rododo yín ko hu ẹ lè tẹ̀síwájú mọ́ ìyẹn tí kọjá wọ́n tún wọ́n ní wadalla qawluhu ọ̀rọ̀ náà ọba hatta zurtumul maqabir ta ti sọ yẹn wọ́n ló ń النفوذ إلى دار البقية أو إلى الدار الباقية عفوا إلى الدار الباقية wọ́n ní ìtumọ̀ rẹ̀ ayà yìí o ń tọ́ka lórí pé barzakh ń bẹ o ń tọ́ka lórí pé barzakh wà kí náà pè ní barzakh o náà ni àyè tó wà láàrin wípé èyàn kò láyé kó tó di yawmul qiyamah kó tó di ọ̀nà sọ́bí pé kó tó di ad-darul kó tó di ilé tó ní kálùkò gbé tàà ní kó ń bẹ̀rẹ̀ ló fi jẹ́ pé ó rọrùn mistake ni kíyàn sọ ẹnìkan kú ní sí kíyà ní pé ó láwọn ọ̀kọ̀tọ́ máa ń sọ he has entered his final abode an eternal abode mistake ni àfá sọ pé mistake ni ìdí ni wípé ibi tó wà yẹn kèkè ṣe final abode ni yau ó sì kú marhala kan ó di yamal kiyama àmọ́ bí tó ti wà nù sàárè ẹ̀kọ́ ibẹ̀ yóò ti clear sí ibi tó ń lórí méjèèjì imma ila aljanna wa imma ila an-nar àmì Allah subhanahu wa ta'ala káwà nínú àwọn tí wọ́n wà aljanna bi ghayri hisabin wala adab láì ní sí ìṣirò láì lẹ́yìn sí ìyà wọ́n ni li'anna Allaha sammahum za'irin záìrò ni ọlọ́wọ̀ ní hatta akọ́mtum mukim òun lẹni tó ń gbébì kan záìr òun lẹni tó ṣe kíni àlejò visitor lànàbì pé zúrù lùkúbò ẹ ṣàbẹ̀wò sàárì ẹ visiti rẹ̀ kẹ́ẹ̀dẹ̀ padà sí ilé ìtumọ̀ ní pé láyítàwà yóò kọ̀ bí visitor lájẹ́ nìyẹn débi pé tọba tún wà nínú sàárì náà kọ́wọ́ ó sì tún jẹ́ àbìjì ń bẹ̀yẹ̀ náà títí tí yóò fi di tí ó fi di yawma alkiyama na'am <clears throat> fadalla dhalika ala alba'di wal jaza'i bil a'mal ìyẹn wọ́n tọ́ka lórí alba'di lórí pé ọlọ́bọ̀ gbé wa dìde ọlọ́wọ́ dẹ̀ sàn ní kálùkù wa lẹ́sà lórí iṣẹ́ ta bá àwọn ilé kan tí ò ní tánmá tí ó wà gbére ولهذا توعدهم ولذلك الله سبحانه وتعالى ان توعد ان سيلري تني اغبارا اليريا تني اغبارا اولوني كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين يقول الشيخ رحمه الله تعالى انه فاتح القدير wọ́n ní kalla zajrun tọ́bálò kalla bá ṣe lónú context yíò zajrun zajrun anìtẹ̀láhí wàtàkàtúrì al-madhkur zajrun imamu shankiti bẹ́ẹ̀ imamu shankiti nínú adwa al-bayan nínú kí o gẹ́tẹ́lẹ̀ fatul qadir imamu shaukani shankiti nínú adwa al wọ́n ní ìtumẹ̀ níbi kalla ani zajurun ani talahi wa takathur almadhkur ìtumọ̀ ní pé kalla wọ́n mi ṣe zájú pé rárá ẹ̀rá ìmọ́ṣẹ̀ bẹ̀rù kalla zajurun wọ́n ni wa sawfa ta'lamun ay haqiqatan amr wa ma wa ma rabbata hadha talahi ṣẹ́rí ìtumọ̀ bá ṣe lọ kalla ìbí wípé bí ìkẹ́ nìkan fẹ́ máa dáwọ̀ wípé ṣe yamar kiyama wà wà ní kalla bẹ́ẹ̀ ni yọmọl kìyàmọ́ bẹ̀ imam ibn kathir rahimahullah nínú tafsir wọn wọ́n ni qala al-hassan al-basri al-hassan al-basri kana wa tabi'un nínú àwọn tabaqatul wusta at-tabaqatu thalitha min at-tabi'in wọ́n ni hadha wa'idun ba'da wa'idin ìlérí lẹ́yìn ìlérí òun níbi ayayẹ وقال الضحاك كلا سوف تعلمون يعني الكفار ẹ̀tò mọ́ ẹ̀tò mọ́ ayé ẹ̀yin kèfèrí ẹ̀tò mọ́ tán sọ in tí wọ́n sọ fún iláyé tẹ́lẹ̀ gbàgbọ́ yẹn o ẹ̀tò mọ́ thumma kalla sawfa ta'lamun yani ayyuhal mu'minun wọ́n ni intanṣàlẹ̀ ni pé alákọ̀ọ́kọ́ yẹn ọlọ́fin sọ nípa àwọn kufar kalla sawfa ta'lamun thumma kalla sawfa ta'lamun eléyìí ni nǹkan tí adh-Dhahhak tí àwọn sọ tí wọ́n naam so imam imam Sa'di rahimahullah ka padà sínú tafsir Sa'di rahimahullah wani kalla sawfa tan ma ayat ta tayawa wani ay law ta'lamuna ma amamakum ilman yasilu ila al-qulub lamma alhaqum at-takathur wala badartum ila al-a'mali as-salihah kalla law ta'lamuna ilma al-yaqin ìbájẹ́ kí bóyá ẹmọ àmàdájú ni ìbájẹ́ kí bóyá sí kí ni o ẹmọ àmàdájú ìtumọ̀ ní pé ìbájẹ́ kí bóyá ìmọ̀ ẹni ìmọ̀ tó padà wá wọnú ọkàn yín tó jòkó sínú ọkàn yín ẹ̀ẹ̀bá ti má gba ìtànjẹ pẹ̀lú ayé ẹ̀ẹ̀bá dẹ̀ ti má gba ìtànjẹ pẹ̀lú ìmọ̀ ọkùn kanjọ ẹ̀ẹ̀bá dẹ̀ ti sáré lọ síbi ìmọ̀ èyàn gbọ́dọ̀ ní ìmọ̀ nípa alkiyama yóò padà rí bí gbàtíyàn bá ń wò ní tó ń tí pé yóò lè rí ma dúnkà fi dúnìyà abábi tí level yakini yóò dé àmàdájú certainty tí yóò dé yóò galé lórí ẹ̀mẹ́yàn kẹ́ẹ̀dẹ̀ lọmọ kí ní kawo ìṣe iye méjì nípa yawmal kiyama ìṣe kìfèrí pẹ̀lú ọlọ́wọ̀ bá ní o ìṣe iye

èyí ló wọ́n máa fún èyí máa dáló ìpé sí dẹ̀dẹ̀ sí kí n débẹ̀ kí tó nígbàgbónú rẹ̀ ni kò ní dìkí n débẹ̀ kódà èyí tí mo fi jẹ́ mùsùlùmí náà nìyẹn èyí tí mo fi jẹ́ mùsùlùmí náà nìyẹn alladhina yu'minuna bil ghaib àwọn tí wọ́n ní ìgbàgbọ́ nínú al ghaib nǹkan tó pamọ́ àwọn tí wọ́n ní ìgbàgbọ́ nínú kíni al ghaib ilmul ghaib